الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فون الله سبحانه وتعالى أترى عليكم كاتي دفون النبوة محمد صلى الله عليه وآله وسلم أيما يا منين ويسن إسلام ilé tí a bára wa sọ níbi khutubah tè ní o náà ni ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ipò ni àwọn òbí wà nínú ẹ̀sìn Islam ipò wo ni Allah subhanahu wa ta'ala ló gbé àwọn òbí sí léyìí tó yẹ kí àwa mùsùlùmí káànàdẹ̀ gbé Islam wípé Allah subhanahu wa ta'ala ó dáwà sáyé ó wá dáwà ní dídá wípé a máa láwọn òbí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn ọmọ bímá àwọn ọmọ wà lẹ́yìn wa àwọn òbí ó máa wà síwájú wa bó láti wá lò pẹ̀lú àwọn òbí wa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́bà ti ṣàlàyé fún ẹnu Qur'an gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn ò fi wá sínú òkùnkùn lórí bá ṣe máa lò pẹ̀lú àwọn òbí wa wọ́n fún wa ní ojú ọ̀nà tó tọ́ tó lọ tààràtà ojú Ọlọ́run subhanahu wa ta'ala Ọlọ́run sọ ní Qur'an Ọlọ́run láti sọ àṣẹ tẹ́lẹ̀ fún èèyàn wa wasaina al-insana biwalidayhi ihsanan aṣọ àsọtẹ́lẹ̀ kalẹ̀ fún wọ èèyàn ipa àwọn òbí rẹ̀ wọ́n dọwọ́ rẹ̀ wò àwọn òbí rẹ̀ ó gbọ́dọ̀ mọ́ sí dáadáa sí wọn Ọlọ́run bó wa máa sọ ìdí kí ni ìdí Ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bàbá àmọ́ tọ́lọ̀bá subhanahu wa ta'ala tó bá ti wá dákọ̀ àwọn òbí méjì àwọn òbí nínú Qur'an yóò wá tún dá ìyá yọ sọ́tọ̀ ìdí ni wípé ìyá àwọn tún ṣe wàhálà tó lágbára wọ́n gbé ọ sínú kò fódí di oṣù mẹ́sàn-án ó kéré jù ó lè jóṣù mẹ́fà mẹ́jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Imam Malik rahimahullah nínú tán sọ pa wọn ni pé wọ́n gbé wọn fódí di ọdún mẹ́ta ìyá wọ́n ṣe wàhálà lẹ́yìn bẹ́ẹ̀ ń kọ́ wọn sí ni ma fọ́lọ́mú yóò ma mú yóò tún fìtí náà yá gbogbo wa náà rá wọn mọ́ èyí tó ti bí mọ́nú wa náà rí bọ́mọ́ ṣe ń ṣe ìyá wọn àwọn ìyá yóò ṣe ṣe ṣe ṣe ṣe ṣe lórí pọ́mọ̀ yìí iṣẹ́ ọmọ yìí insha Allah a sì tọ́jú rẹ̀ dàgbà Allah tún sọ ní Qur'an bákaná ìpé wa wassayna al-insana biwalidayhi ihsanan hamalatuhu ummuhu hamalatuhu ummuhu kurhan wa wada'atuhu kurha Ọlọ́run láti sàsọ tẹ́lẹ̀ fún yẹn nípa àwọn òbí rẹ̀ kó ṣe dáadáa sí wọn àwọn ìyá ìyá ti ìyá rẹ̀ gbé lórí ìnira lórí ìnira ó ní wọ́n fi gbé ọmọ yìí wallahi kò rọrùn ìyà táwọn òbí dẹ̀ ń jẹ lórí ọmọ lórí kọmọ yìí lè bá dàgbà kó lè sóríire wallahi kìí di àbí tó ṣe fọwọ́ kékeré mú ló fi Islam wallahi kò Islam gbóbi sí kìí ṣe ipò tó kékeré rárá ipò ni ọlọ́tún sọ bákan nínú Qur'an ọlọ́ni wa wasaina al-insana biwalidayhi husna ọlọ́ni àti sọ àsọtẹ́lẹ̀ fún ọmọ èèyàn ipa wọn òbí rẹ ọwọ́ dáadáa ló gbọ́dọ̀ máa nà sí wọn máa ṣe dáadáa sí wọn ọlọ́n tí wọ́n ń sálẹ̀ inú Qur'an nínú àyà mi nípa ipé àwọn ojúpọ̀nà ṣe dáadáa ọlọ́n sọ Qur'an pé wa qadha rabbuka alla ta'budu illa iyyahu ọlọ́n

má ṣe sí ọ̀ sí wọn wà látẹn haruhoma óf gbogbo ìwà ilẹ́kọ̀ọ́ ló ti kó sínú má jẹsẹ̀ mẹ́lẹ̀ níwájú wọn má pòsé wọ́n ránṣẹ́ òun pòsé má súwọ lóhùn má kí ọlẹ́ kan dáhùn lẹ́ẹ̀mẹ́ta bíyàn ṣe má ń ṣe sáwò òbí ní má dúó níwájú òbí ìgbà tó bá dúó síwájú ọ̀rẹ́ rẹ ó dúó níwájú òbí ní dídú àpọ́nlé dídú ihtiram ó ma báwọn òbí sọ̀rọ̀ bóyá ni àbí lójú ó máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú gbogbo tán pè lápẹlẹ́ léè tí islam bá ti tako bí islam ṣe ní ká ṣe pẹ̀lú àwọn òbí wa ní o ọlọ́ni wà látẹ̀dẹ̀ haru homa mọ́ yẹ̀yẹ́ àwọn òbí rẹ̀ mọ́kọ̀ àwọn òbí rẹ̀ síta bí ọmọjọ́ mẹ́jọ wà kullahuma qawlan karima bó bá gbígbọ́lọ̀ jáde ọ̀rọ̀ tó dá oníkó sọ sáwọn òbí wakhfid lahuma rẹ̀ yí apá rẹ̀ kẹlẹ̀ fáwọn òbí rẹ̀ pàwọn òbí rẹ̀ lé pẹ̀lú àwọn àpọ́nlé tí ò bá ti tako ṣẹ̀ríyà Islam because ibi táwọn yẹn ti mẹ́ ń sí bọ́ ilẹ̀ lẹ́yìn ibi tán ti padà ibi tán ti yà táwọn yẹn ti sọnù níbi ọ̀rọ̀ àwọn òbí lẹ́lẹ́yìn ọ̀kọ́lọpọ̀ nú àwọn yẹn ń gbọ́ ilẹ̀ ní wípé waqfid lahuma janaha dhul ìtumọ̀ pé kọ́ rẹ̀ yí apá rẹ̀ ni Ọlọ́run ò fẹ́ ni ó gbọ́dọ̀ kalẹ̀ fún wọn pọ́n o ń bá wọn sọ̀rọ̀ ní ọ̀kan ní orí ọ̀tánbọ̀lọ̀ kan sáré lọ pàdé wọn lọmọ bẹ̀ wọ́n wò lóòrèkóòrè tó kí wọn tó pè wọn lórí fóònù àmúkà ah, ní gbóhùn ni ma múkà ní gbóhùn yìí ni sa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ojú ọ̀nà àpọ́nlé tọ́lọm bá jẹ́ kí nǹkan wà lọ́wọ́ rẹ máa yọjú sáwọn òbí rẹ àkáùntì wọn tí ó jẹ́ ti dáadáa ọlọ́ni wàkúlù rọ́bì rahamuhuma ó wà máa sàdúwà fáwọn òbí rẹ̀ ó wà máa ní àdúwà tó máa ṣe ní pé ọlọ́dàkù bá ń kẹwọ̀n kama rọ́bà yá ní sọ̀gírọ̀ gẹ́gẹ́ bá ṣe kẹmi nígbà tí mo kéré wàláhì tí bá ní kí ẹ̀wò nígbà tó kéré táwọn òbí rẹ̀ bá mú ọ tán bá lọ ọlọ́run kò sẹ́nìbọ̀dì tí ó mà wọ́n lò ṣubú ni ó ti tánà nù tí wọ́n bá mójútó dáadáa mọ́tò ti gba olórí story building bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tọ́mọ kékeré máa ń fẹ́ ṣe láti fi

Ah, àsìkò ogun ti wọlé ó yá tètè máa lọ kódà kásìkò ogun tó dé tètè máa lọ sí mọ́sálásí kí ló máa ṣe ó máa ṣe adhkar kí ló máa ṣe ó máa ka Qur'an àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ní as-salatu ala waqtiha máa kírun lásìkò rẹ̀ wọ́n ni thumma ayi lẹ́yìn ìgbà yẹn wọ́n lókùtù ẹkì tó máa ṣe wọ́n ni thumma birrul walidayn èyí tánàbí tún fi ṣe kẹ́ tánàbí tún mú lẹ́lẹ̀kejì ní ẹmẹ́gbàgbé àyàtà kàlẹ́ kan nígbàtọ́lọ̀ dákọ̀ ìjọsìn fún ó wá fi ṣẹlẹ̀ kejì ìwà àwọn òbí ẹtún wà dìtì iná bákanáà ó kọ́kọ́ ní pé asọ́látù ìwọ ọlọ́ọ̀bá lẹ́yìn ìgbà yẹn kọ́ birru alwalidain ìmá ṣe dáadáa sáwọn òbí lẹ́yìn ìgbà náà kọ́ ìmá jagun sí ojú ọ̀nà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala pẹ̀lú dúkìá pẹ̀lú owó pẹ̀lú ẹnu pẹ̀lú gbogbo tí ìbá ma fi jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá kó jẹ́ pọ̀ ní ọ gajù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n jẹ́ kó yíwa nípa àwọn ẹ̀ṣẹ̀ tí kaba'ir ẹ̀ṣẹ̀ tí fi ń tóbi jù níwájú ọlọ́run ọba al-ishraku billah oníkó mọ́rọgún pẹ̀lú allah subhanahu wa ta'ala kó ma jọ́sì fún nǹkan mín dẹ́yìn allah yálà èyàn ni wọ́n jọ́sì fún ni àbá nàbí ni àbí gbogbo nǹkan bóyá gini bóyá anything tó bá ti ń jọ́sì fún dẹ́yìn allah kódà bó jẹ́ nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam tó bá ti lè dá ojú ìjọsìn kọ̀ọ̀kan mín dẹ́yìn allah fa hadha shirkun billahi azza wa akbarul kaba'ir anẹ́bí ni wà kọ́tùlù nẹ́fsí ẹlẹ́ẹ̀kejì ní ká gba ẹ̀mí ẹlẹ́mí ẹ̀mí ó jẹ́ nǹkan tọ́lọ̀ bá bàbàrà gan tí èkín ṣe kékeré ló jẹ́ kó wà nínú àwọn nǹkan márùn tí ẹ̀sìn Islam wá sọ nínú ẹni ẹ̀mí nínú ẹni wà òkúkùlù walidayn ìmá ṣe gbọ́nkúgbọ́nkú sáwọn òbí ìmá ṣe gbọ́nkúgbọ́nkú ká má gbọ́rọ̀ sí wọn lẹ́nu wa qawlu zur àti àwọn ọ̀rọ̀ irọ́ ọ̀rọ̀ rédèrèdè aw qawla shahadata àbí ìmá jẹ́rìí èké gẹ́gẹ́ báwọn yẹn ṣe ń jẹ́rì ẹ̀ ní àwùjọ wa Allah subhanahu wa wọ́n sọ fún wa nípa Yahya ní Qur'an Allah sọ pa wọn pé wọ́n ni wà bábùrọ̀n bí walidayhim Yahya alaihissalam wọ́n jẹ́ gidi sáwọn òbí wọn wọ́n ma ń tọ́jú àwọn òbí wọn dẹ̀ ń ṣe dáadáa sí wọn wa lam ma sọ fáwọn òbí pé kò sí tẹ́sì fún mi nínú ẹni Ọlọ́run sọ nípa Ànábì Isa alaihissalam wíkẹ wà bí wàlídàtí walam yaj'alni jabbaran shakiyyan ọlọ́run ṣe mí lọ́mọ dáadáa sí yà mí ọlọ́run ò sì ṣe mí ní ọmọ burúkú sí àwọn òbí ni manzila eléyìí ni ipò tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó gbé Qur'an eléyìí ni ipò tí Ànábì sallallahu alaihi wasallam tó gbé wọn sí àmẹ́wàá mọ̀kíníkà kò sí àṣẹ kan tọ́lọ́run bá tí ẹ bá ń ṣe pé ṣẹ̀ìtọ́n yóò mọ̀ wá bí ó ṣe wọ́ wa lọ síbi ọ̀nà méjì kan àìdà kó fẹ́ wọ́ wa lọ síbi àṣejù àbí bí àṣe ètò nínú àṣejù tààrí láwùjọ wa tá ṣe nípa òbí òbí òbí gbogbo àmọ̀ pé gbogbo nǹkan wà láì pẹ̀lú ètò ni àti pẹ̀lú òpó ni kò sí nǹkan kan tó lè gbé forí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìwọ Muhammad sallallahu alaihi wasallam ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ kí wá ní ṣe wá láwùjọ débi pé ọ̀pọ̀lọpọ̀ wá fẹ́ máa gbọ́ àwọn àyàtì bó ṣe clear tó yìí àti àwọn ahadith wọ́n fẹ́ máa gbọ́ yìí lọ sí bí pé in tó bíbá ti sọ kó dẹ́kò bá takótọ́ Ọlọ́run àti tànẹ́bì rẹ̀ ọgbọ́dọ̀ ṣe tó bí ni ìmọ̀lẹ̀ fẹ́ fi áyà Kùránì sí tọ́lọ́n sọ ní Kùránì wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilmun fala tuti'huma ọlọ́n sọ ní Kùránì pé táwọn òbí bá fẹ́ tán bá fẹ́ fagídí mú ọ láti ṣe ń tọ́lọ̀ bá lóhun òfẹ́ ọlọ́ni fàlá tutẹ́ ehoma ayà kùránì ni kò sí yọ kónù kùránì kò sí yọ di ọlọ́run sọ ní the same place níbi tó ti ń sọ̀rọ̀ nípa ká tẹ̀lé àwọn òbí ni nínú sóràtù Lukman ọlọ́run ni má ṣe o kí lọ́lọ́run tún wá fi tẹ̀lé wà sahibuhuma fi dunya ma'rufan àmọ́ gbogbo àwọn ọ̀rọ̀ míì tí èyí sí ọ̀rọ̀ tó takò àṣẹ ọlọ́run ó gbọ́dọ̀ òbí wá sọ ní ìsìn pé tọ́ èmi o sàngólè mi ń sin tèmi o ájọ lọ sí ibi ojúbọlé ní àánú ààrẹ mùsùlùmí èyí débi ojúbọ ha ó yá bọ́ síbẹ̀ la èyí ó dúó pẹ̀lú respect ni ó fi ma fún wọlé sí pé àrárama ẹ̀sìn islamu wa ni ẹ̀sìn islamu fàyègbá ẹ̀sìn islamu islamu fàyègbá in tí wo mọ̀ tẹnumọ́nu ṣéṣù ẹni pọ́ wà gbáwọn lójú àbọ́wà lù wọ́n pé ẹgbádùn ẹlẹ́bọ ní ó yá ẹpa wọn láà wa sahibuhuma fi dunya ma'rufan lẹ́yìn ìgbà yẹn wọ́n sọ fún wípé ó yá sáà lọ bá ń ràn káwọn ìtakọ́ ní ayẹ̀ ilé lọ ẹ̀yìn ẹlẹ́bọ̀ ìṣẹ̀wà jíṣẹ́ fún yìí ó tún ti takù àṣẹ ọlọ́wọ̀ bá ń bẹ̀yẹn kí ni dí ìdí ni pé wa sahibuhuma fi dunya ma'rufan ó ní tẹ̀lé wọn níbi tó bá ti takù àṣẹ ọlọ́wọ̀ bá àṣẹ ọlọ́wọ̀ bá tó ju gbogbo wa

kí ni ìdítẹ́ fi ń jọ́sìn fún tí ò lè tí ò lè gbọ́ tí ò lè rí náà in tí ò lè ṣàánú yílẹ̀ ń jọ́sìn fún sáànà bí Ibrahim tí ń kiri òsà ní sọ̀rọ̀ yìí wọ́n wá tún fi rí lẹ pé ya abati inni qad ja'ani min al-ilmi ma lam ya'tika fattabi'ni bàbá mi Ọlọ́run ti ṣàánú àwa o pẹ̀lú mọ̀ tẹ́yìn ò ní ilé ń tọ́ka lórí pé Ọlọ́run lè ṣàánú ọmọ èyàn lè kéré lọ́jọ́ orí tọ́lọ́wọ́ sí ṣàánú rẹ̀ gbogbo àlà ń sàdúrà pé kọ́lọ̀ jẹ́ kọ́ mọ́ wájú wá lọ tó bá ti wá dìbí ẹ̀sìn àà ní gbọ́yé má àwọn ọmọ wájú wá lọ lẹ́ni níbi ọ̀rọ̀ science àti technology àwọn ọmọ wájú wá lọ lẹ́ni níbi civilization wọ́n jù wá lọ níbi kéèyàn mọ orísìírísìí àwọn nǹkan bàbá mi tí ó bá tẹ fóònù mi dákùn bá ń tẹ ìyìn mọ́ bẹ́sẹ̀ ṣe tó bá ti wá dìbí ẹ̀sìn yóò wá di ayékọlù bá wa ni tó bá Muhammad sallallahu alaihi wasallam sí ànábì sí bàbàrà lẹ́mi wa báyìí

kullu an-nasi mu'alliman wa 'aliman kabiran 'allaman tó bá ti di bí ẹ̀sìn ọwọ́ wọn mọ̀ lè jòbí lọ mẹ́bẹ̀ hùn hadha zulmun hálà an sàbù sí ara wallahi because ojú ọ̀nà ẹ̀sìn Ibrahim sọ fún bàbá rẹ̀ wípé fatabini bàbá mi ẹ tẹ̀lé mi wallahi ó lámúlẹ̀ fún bàbá rẹ̀ ni bàbá ẹ tẹ̀lé mi ya abati wọ bàbá mi látàbùdì ṣeìtọ́n ẹ má sìn ṣeìtọ́nì má ẹyẹ jọ́sìn fún ṣeìtọ́n ọmọ mi yí tó fi dọmọ burúkú lẹ́ni nílé oníkó sọ fún bàbá rẹ̀ pé ah, bàbá ẹ má lọ sílé àwọn jálàbí má ẹ má lọ sọ́dọ̀ àwọn jálàbí Ànábì sọ sallallahu alaihi wasallam man ata rọ́fan wa saddaqahu faqad kafara bima unzila ala Muhammad Ànábì lẹni tó bá lọ yẹ nǹkan wò tó bá lọ yẹsẹ́ wò ọ̀dọ̀ ni ọ̀dọ̀ ẹni bọ́dì tó bá lọ yẹ nǹkan wò ó lọ yẹ ọlá wò

àwọn yóò máa parọ́mọ́lọ́ ọba wọ̀láì wọ́n máa parọ́mọ́lọ́ ọba wọ́n dẹ̀ tún máa fẹ́ra wọn sọ dákọ̀ rẹ̀ wọ̀láì nìkan tí sọ́ọ̀sẹ̀ jù mí rí ó ní a síbọ́lọ́ sọ́nù kòránì ń gbé ká fi tolúwa fún tolúwa ká fi ti késàrì fún késàrì ah nínú kòránì táǹkà iná àwúdùbìlà ọlọ́wọ̀n sọ bẹ́ẹ̀ gbogbo àwọn wọ́n bá pé torí nínú lọ́dọ̀ Yorùbá o gbúdọ̀ sọ̀rọ̀ ń bẹ̀rún wọ́n lò òòrá àgbàlagbà fínú àyẹ́sà ọlọ́wọ̀n sọ bẹ́ẹ̀ o orí àgbàlagbà fín ẹ jẹ́ ká lọ mọ̀ wọ́lọ́ ìyà tó wà nínú ká òbí àwọn òbí àti àwọn àgbàlagbà àti ká máa sìn wọ́n ní dẹ̀yìn Allah subhanahu wa ta'ala kìní kan wà nínú ẹ̀sìn Islam tọ́lọ̀ bá ní ọlọ́báì bẹ́ẹ̀ni kan bá ilé pọ́n láṣẹ kọ́ ọlọ́báì bó bá ilé lọ́bí tẹ́ni ń pọ́n láṣẹ ó ti mẹ́ni olórogún dẹ̀yìn Allah subhanahu wa ta'ala òun náà ń pè ní ṣírkù tọ́à Ọlọ́run sọ àwọn àfá Ọlọ́run bá gbé àtàwọn Jew wọ́n mú àwọn church fathers àmú lórí ẹ̀sìn wọn gẹ́gẹ́ bí ọlọ́wọ̀n bàmí tán jọ́sìn fún dẹ́yìn Allah ní ìkanú àwọn sahaba kó tó gba Islam Adi bin Hatim bó sọ wábá nẹ́bí nìyẹn ó ní máa kún nẹ̀nà àbúdùhùn à òun gbọ́ta mùsùlùmí káyà pé wọ́n máa ń sin àwọn wá bá nẹ́bí clarify pé ara wa kì í sin ni pé sétọ́lọ̀ bá ní kẹsẹ̀ kíní kan táwọn ènìyàn bá ní kẹsẹ̀ míì a ó ní káwọn mọ́ parọ́ èyí tẹ́lùmí bá ní káwọn sí làwọn mọ́ ń ṣe ẹ̀ tí ń sìn wọ́n nánú nígbàtọ́lọ́wọ̀ tí tó pàwọ́ láṣẹ má ìjọ tí àgbàlagbà ti ju Ọlọ́run lọ ìjọ tóbi ti ju Ọlọ́run lọ ìjọ òun ló ti mú wọn ní nǹkan mí tó ń jọ́sìn fún dẹ́yìn Allah so nínú àwọn ojú ọ̀nà tí a fi lè pa àwọn òbí lé tí a fi lè ṣe dáadáa fáwọn òbí òun náà ni pé kíyàn tẹ̀lé wọn níbi tí ò bá ti ń ṣe ni pé kódà ẹni ó yẹ kí ní òbí máa dùn ní tọ́wọ́n bá sọ fún pé àjẹ́sà Ọlọ́run lóhun fẹ́ báyìí ó yẹ kí ní òbí dùn pé yà àti ń jèrè rẹ̀ náà because níbi ayé náà wọ́n correct wọ́n bí ayé náà pa ah, dáàdì mi àtẹ́bá sí báyìí yóò já sí báyìí eh, ọlọ́jọ́ ah, ṣebí ta fi ń lọlé kéwú náà èyí ta fi ń lọlé ẹ̀kọ́ ta fi ń kẹ́kọ́ ta ń kọ́ kéwú ta ń kọ́ ìmọ̀ ìwé àti gbogbo ẹ̀ náà kọ́ lónìí ṣé kẹ̀kí ń ṣe ká lè bá àtúnṣe kí ni ká tún bá àwọn nǹkan míì tẹ́yìn òmù láti fi correct yìí ni tí ó yí ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala ká dẹ̀ mọ̀ pé Allah subhanahu wa ta'ala òun ló ju gbogbo wa lọ kò dẹ̀ sí nǹkan tó lè ju ọlọ́ọ̀bá lọ gẹ́gẹ́ bẹ̀ẹ̀ ni ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé la ta'ata lil makhluqi fi ma'siyatil khaliq ó gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀dá tọ́lọ́n bá dá níbi ìtakò àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala fa nas'alullaha subhanahu wa ta'ala an yaj'alana wa iyyakum mimman yastami'una اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم عليك باليهود والنصارى الذين يصومون المسلمين سوء العذاب في فلسطين وفي غيره من بلاد المسلمين اللهم اجعل بأسهم نهوهم اللهم شتتهم اللهم فبرك جماعتهم اللهم انصر المسلمين في كل مكان على أعدائهم أعداء الدين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك